Oh. وآله وصحبه وآل الله lákọ̀ọ́kọ́ ṣe lórí ìdúró ká fi pàdé ọlọ́run ká fi wọlé sọ́lọ́run la ká sì àzíkáàrù ma tó sọ yí pé òkúkú sí nǹkan kan tá lè ṣe ju síkìrí náà lọ ibẹ̀ ní òun lásọ̀ fúnra wa òun ni jíjẹ wa òun ni mọ́mọ́ wa apá àwọn láti ọlọ́run ni ìṣe lára wa là ń rántí bàbá tí ń ṣe síkiri ọ̀hún bẹ́ẹ̀ ní ń dá fún wa sí ohun tá à ń ṣe wọ̀nyí pátá tòkó sómìnì ìsìlámíyà wọ́rùmú sómìnì ìsìlámíyà tó àpẹẹrẹ ìsìlámù ni àmá èrè tá ń rí mbẹ̀ àjọ tá ń kó mbẹ̀ ó ti dodi ìdísẹ́wọ́n wa ọba tí ń sìn wá tàpá ń sìn

عبد المؤمن أحمد ní muslim bíbàrí alhamawi ọmọ bàbá wa ní fàgbà táàjọ ń jẹ́ tẹ̀gbọ́ntàbúrò ń bẹ̀ tí mi ń já síwájú fún ọlọ́run èmi ni dáúdà sùlẹ́mánà tẹ̀lé mi aláàkọ́ ni gbogbo anákọ́lọ́wọ́sàfi ládàá rẹ̀ bá bàbá wa ládàá rẹ̀ bá adam àtàwọn tó bí wa àtàwọn tí náà ẹjá sọ pé astaghfirullah astaghfirullah la ilaha illallah la ilaha illallah muhammadu rasulullah muhammadu rasulullah as-salatu wassalamu ala khayri khalqillah as-salatu wassalamu ọba lẹ́sẹ̀ lọ́rùn rẹ̀ kó má bà wá wí ẹni tí ọba ní nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run rẹ̀ kó má bà wá wí àkókò bàbá dọdún mi bà ní dà àwọn ọlọ́run jẹ́ àdá ọlọ́run jẹ́ apẹ́rẹ́ ọlọ́run fún ọlọ́làfíà ọlọ́run fẹ́ ọlọ́kànbalẹ̀ ẹ jẹ́ àwí dáadáa. رسولك المصطفى اللهم ولا يكاتي كلابا نبوى محمد أي لرو أن إلا مقاصدنا gbogbo èròǹgbà ẹni kálukú ọlọ́mọta járí. ẹ máa wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bisalatu wasalamu ala rasulillah. ọlọ́run wọlé ìkẹ́ àti ìkẹ́ tá à ń sẹ́pà nígbà mahamma tó ń bá sọ. yàrá bùkà àná. gbogbo ẹni tẹ́kọ̀ ọlọ́mọta rẹ̀ wọlé fún ọlọ́run. wọ́n sì mọ̀rẹ́ dọ́ọ̀nà. gbogbo àárẹ̀ ti sẹ́ni kálukú ọlọ́mọta sọ̀rọ̀. bisalatu wasalamu ala rasulillah. ọlọ́run wọlé àti ìgbẹ̀ta sọ́ọ̀nù Muhammad. àkísè lè gàrẹ́ ká. gbogbo ẹni tó ti kó sínú ọ̀fẹ́ ọlọ́mọsà yọ kó bí ọlọ́mọ. àkàlẹ́sẹ̀ lè halaka. gbogbo ẹni tó ti parọ́ ọlọ́mọ. wọ́n ní àwọn wòlíì ọlọ́run pọ́yìn ẹ̀yìn púpọ̀. àwọn akẹ́ni ojú tẹ̀síwájú látẹ̀kẹ́ yìí. wọ́n ní àwọn akẹ́ni ojú tẹ̀síwájú látẹ̀kẹ́ yìí. gbogbo àwọn tẹ̀sí fi sálágà yìí pátá àbá ni wọ́n. wọ́n ní gbogbo àwọn tẹ̀sí fi sálágà yìí pátá ni wọ́n. inú mi ti ẹ̀dùn pé àwọn àfáà ní dálága ẹ jẹ́ ẹ máa sálága lọ ẹ máa ń ṣe. àmín ah àwọn agbẹ́ àwọn ọmọlá pèsè ní àga tọ́jẹ́ pé àwọn àfáà náà ni àbẹ́wọ̀n sí àfáà ni àá àkọ́kọ́ ó fìfẹ́ hàn ó tó tún ọkọ́ rí lónìí nù pẹ́pẹ́ àwọn àfáà náà ni wọ́n fi wá sálága á sì ń ṣe èmi ti mọ pé èmi sọ fún àwọn èèyàn pé máwùlẹ̀ jẹ ṣe wà sí ẹkùn èmi kémi náà wà sálága. ẹ kẹlòmí ni o ṣe wà sí ká máa gbọ́ àbí mi sọ báyìí fún àwọn èèyàn pé rárá ẹ yóò náà tàǹdẹ́bì náà ni àlàyé tàǹdẹ́bì náà ni ìdílé ìgbéyàn bá yóò mọ ní sísí ni olóògùn ọlọ́run ọlọ́run bíi àbùkátà gbogbo wa. amínà. gbogbo ẹ̀yin tẹ ẹni tí ń bà yín lójẹ́ wájú ọlọ́run tẹ̀lé fẹ́ kó ní islam bóyá ọmọ bíbí bóyá owó níní bóyá àárẹ̀ bóyá fọkànbalẹ̀ bóyá ọ̀tá kò sẹ́ni tí ò ní ti ń lọ kódà àwa náà ní nígbà wọlá pé àtúnṣọjọ àjọ̀dún àná Muhammad lọ́dọ̀ ọ̀kadà mùsàlífà àtúnmọ́mì àmọ́ ẹ̀wí ọ̀là bàbá ọlá ìjẹ wọn tó dó ìṣó Suleiman ọlá gbogbo àwọn ẹni ọlọ́tọ́ àbí táàmà táàmà àwọn alẹ́fọ́ kàn sí gbóyìn jù wá lọ àwọn kéré sí wá ọlá tí náà kọ́ gbàdúrà wọn wa lálá ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam sọ pé bisimilahi kana bisimilahi kana arrahmani yakunu arrahmani yakunu arrahimi kun arrahimi kun ìdájọ́ mọ́kànlá mọ́kànlá nákàlẹ̀ òjijì nákàlẹ̀ nípa àgbà lọ́dọ̀ àwọn ènìyàn lọ tí sì máa ṣiṣẹ́ ẹ má fojú dí o ẹni tó ti ṣe bísímìláì ló fi ṣe èyí tí ń ṣe lọ́wọ́ arahmani ní bí ń ṣiṣẹ́ èyí jẹ́ wàá ṣe lọ́la arahimi ni ẹ̀rí arahmani ọba àjọkẹ́ ayé arahimi ọba àṣàkẹ́ ọ̀ pátá àti lọ́lọ́run méje òun náà lọ بسم الله كان بسم الله كان الرحمن يكون الرحمن يكون الرحيم يكون الرحيم يكون بسم الله كان بسم الله كان الرحمن يكون الرحمن يكون الرحيم يكون الرحيم يكون بسم الله كان بسم الله كان الرحمن يكون الرحمن يكون الرحيم يكون الرحيم يكون بسم الله كان بسم الله كان الرحمن يكون الرحمن يكون الرحيم يكون الرحيم يكون بسم الله كان بسم الله كان الرحمن يكون الرحمن يكون الرحيم

بسم الله كان رحما يكون الرحيم كن gbogbo ńdá akẹ́kọ̀ọ́ ṣe fún wa ọlọ́run dá mú ṣe fún wa dákun má ṣe ṣe. ara nàìjíríà kúnú ara ìmì kan gbogbo tá a fẹ́ kó ṣe fún wa ọlọ́run dákun ṣe gbogbo tá a fẹ́ kó ṣe fún wa dákun má ṣe ṣáájú ẹnìkan kálukú wú tiẹ̀ ẹ pé bísímìláyè dáná. Yeah, kó ná ara yìí kò má ṣe ṣe túbà rẹ̀ bá wa ká ṣe àsàlátù fún ànábì. òun náà ni ká a ti ṣe tọlọ́hún. wọ́n láti ṣe tọlọ́hún. a ṣe ti zákìrà wa tí ò ṣe ń lé. a ti ṣe ti zákìrà wa tí ò ṣe ń lé. a ti wá ṣe tara wa. a ti ṣe tara wa. ẹ wá jẹ́ àṣẹ sàdáàkì ẹ̀. ẹ jẹ́ àṣẹ sàdáàkì rẹ̀. tá a bá gbé àwòrán tá a so bẹ̀rẹ̀ sàlátù. àwa ní jẹ́ ó lé. a sì ní jẹ́ ó lé. wọ́n ti wí kan sọ́tún. wọ́n ní tàbá ti wí kan sọ́tún. ẹ wí kan sósì. a tún wí kan sósì báyìí. pépèpé ni. pépèpé ni. sígá sàlátù sì ti pé síbẹ̀. wọ́n ní sígá sàlátù àti sàlámù ti pé síbẹ̀. àpè máa pẹ́ àsàlátù alánàbì. àsàlámù alánàbì. àsàlátù alánàbì. àsàlámù alánàbì. àsàlátù alánàbì. الجوي الصلاة على النبي السلام على الجوي الصلاة على النبي السلام قد هو الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي السلام عليه الصلاة على النبي السلام على النبي عليكم الصلاة على النبي الصلاة على النبي حق والهادي إلى صراطك المستقيم وعلى آله أقد أجبه حق قدره ومقدار العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين ọ̀nà tí ẹ̀má fẹ́ jẹ́ ni ọlọ́run ìkánú ọ̀nà mẹ́ta iná ni ọlọ́run mọ́ ń gbẹ̀yìn àgbà torí àsìkò náà kí ọmọ ìkan gba sàádà ní mọ́ríkà sí ìrẹ̀wọ̀n sì tún gbọ́dọ̀ lọ ọlọ́run ní máa ṣe agbọ́nlé àbá máa ṣe dédé sàádà mọ́lítàsì wọn kò fẹ́ràn sí ọ̀dà púpọ̀ ni. àbẹ́rẹ́ rí wáyé ẹ máa retí ọ̀nà kan nù mẹ́ta ọlọ́run lè gbé yàn gbajà láàlíyà ó sì lè gbé yàn gbajà màlíyà kìí sábà gbé yàn kàmáàlíyà torí kàmáàlíyà ìparí sẹ́niyẹn jàlálí ọlọ́run ní kọ́kọ́ fi bá ní í ṣe kó lè mọ̀ wá lọ́rẹ́ òdodo àbíràn la fẹ́ pa àfẹ́ bá sọ̀rẹ́ ó sì ti kéde ẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn oníkéwú gbogbo àwọn mùsùlùmí gbogbo àwọn alásìkìrí gbogbo alásàlátù gbogbo ẹ̀yin obìnrin tẹ́fẹ́ ṣe tọ́lọ́run gbogbo ṣéwù gbogbo mùkádàmù àwọn akàn rò pé ká jí sínú ọ̀sán láti báyìí ká sì máa rí ṣe ká gbọ́ orí ìlú àyíkó sì máa dáa ó sì ti kúló ní alukùránì pé rajim bismillahir rahmanir rahim olúwa ní أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ألف لام أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا من قبلهم وليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين àyà méjì náà ti tó fún básìkò ti mọ́ fẹ́yìn ìyá wa àtẹ́tí ń ṣiṣẹ́ ìjọba àtàwọn tá a pa ń ṣiṣẹ́ ọlọ́run àtẹ́ni tí ń ṣòwò tiẹ̀ fún rẹ̀ ọlọ́run ní ẹ̀ àṣé ẹ dẹni mi ẹ̀yin èèyàn ṣe ń lérò wípé ọ̀fẹ́ ni ìjẹ́ni ọlọ́run ni. a sì bá náà sọ. gbogbo ẹnikẹ́ni tó bá ti wà lọ́fíìsì ọlọ́run tá a kọ ọlọ́run mọ́lá. a sì bá náà sọ. ẹni tá a pè láàfà. a sì bá náà sọ. ẹni tá a pè lálásàlátù. a sì bá náà. ẹni tá a pè láládìkìrí. a sì bá náà sọ. a kàn máa rówó ká máa ra mọ́tò kọ́ o. a sì bá náà náà máa kọ́lé mọ́lé lẹ́ẹ̀kan náà. hasiba nnasu. wọ́n dalẹ̀ kéwulẹ̀ kọ́mọkọ́ wọn wà lábọ̀ nǹkan wọn lálùbá kò sí àwọn kan mọ́tò mẹ́ta kọ́ mọ́ra wọn. kò rí ah. bẹ́ẹ̀. ayakulu ayakulu amanna. káyọ̀ kó ti ohun tí wọ́n ti di mọ̀mí nínú wọ́n ti pé ṣé ewúde ṣe ewúde gbogbo alẹ́ là ń tẹ̀lé kí ní ṣe pé ṣé ewúde ṣé ewúde. ayé tó rà kú ọlọ́run á igi àrí ọmọ tán lè rẹ tọ́ba ìdí wọ́wọ́ lẹ́ẹ̀kan náà kó o sì máa rí ọlọ́run ní kí n sàṣẹ̀ mi ọlọ́run. àyẹ̀kùlù wà máa nà wà ńlá yòókùtà náà. bọ́ bá ti ń kalẹ̀ fún ọlọ́run sí bẹ́ẹ̀ ni ó rí sẹ́ẹ̀tì àdánwò àti ìdánwò fún ọ. àdánwò àti ìdánwò lèyí tó wáyé fún ajásàkìlá àròsídá ọlọ́run jẹ́ ọ báàsì rẹ̀ ẹni tí ń bẹ́ẹ̀ náà pọ̀ ẹlòmíì gbé tiẹ̀ mọ́ra bí dájò kó yóò dé mọ́ra rẹ̀ adáwò ẹlòmíì gba bí owó gbèsè níbi ìsèǹkan láyé kò sí nǹkan kọ́ wájẹ gbèsè rí gbèsè mí ń bẹ lọ́rùn ẹlòmíì tí ò tí ì san dìsí bábá sì déta ọlọ́mọ àsìkò láṣìírí ẹlòmíì àlàáfíà ni ò tó ẹlòmíì ọ̀tá nílé káàkiri ń ṣe ń ṣàdúrà ń ṣe ń gbààwẹ̀ ń ṣàìsùn ń ṣe wàhálà ó sì fẹ́ràn ọlọ́run ọlọ́run ní tòun ti bẹ́ẹ̀ àní fi yín lẹ̀ á máa dán yín wò. kí ṣé wà dáwà tó ti ṣé wà dáwà lẹ̀ àlórí àlẹ̀ àlórí tábàlùbáríkà rẹ̀ tọrọ ọkànkan nǹkan kan òun náà. bàbá tó kà mọ́ ìlà dẹ̀bí ká àwọn ènìyàn ọlọ́run nu ká bàbá àwọn òlì nu. ìṣòro bá wọn wọn kàn ṣòro wọn rí jẹgbọn wọn sì jẹgbọn ìjẹgbọn àti jẹgbọn kọlù wọn. yéésù ọ̀fẹ́ bàbá wa láyà bàbá wa òkè ààrẹ nìbàdàn tó bí ajá kàfílà tó di ẹni tí ń gbèrò mọ́kà lónìí hùn bàbá wa máa mú èkó bàbá wa máa mú bàdàn àwọn ọ̀yọ́ àwọn kìsí àwọn sẹ́yìn láwọn buhari àfáàtì mẹ́mbẹ̀ àwọn aláyà àwọn ohunwúrìdí àbábíláàdà gbogbo àwọn táǹkì gbé táàpì bàbá sàláàtì bàbá wa ní kánò násòrò kàbàrà tí wọ́n bá tẹnubọ tó ṣe wọ́n táwọn náà gbèsè láyé kò ṣe é tọrọ àmọ́ kàrámà rẹ̀ la lè tọrọ gbogbo wa náà gbà ní ká kọ́lé àdánwò kalẹ̀ níjọ́ tí máa ti ń dùn tí máa ti ń dání ẹ ti mọ̀ pé ee ìkòrò ń bọ̀ kọ́ má bàa bá wa ní lógìjì nígbà tó bá dé ká má bàa ṣì wí. wọ́n kọ́ ní bàtà ńlá lẹ́bi ìnàmí nǹkan búlé hẹ́m. wọ́n lọ yà á lẹ́mọ̀ lọ́wọ́ lẹ́dẹ̀ẹ́ nà sọ́dọ̀ kú. بكاذبين لا النبي موسى عليه الصلاة والسلام عليه الصلاة والسلام alẹ́kọ̀ọ́kọ́ ń bẹ àwọn arba'atu àbáadílà àwọn ẹ̀rú ọlọ́run mẹ́rin kan tí kan sì ka àrùn wọn bàtọ́lọ́ ń gbé mọ́sá dìde kẹlẹ́bà mọ́ ibi tọ́lọ́ ń bá kàtégórì wá sí bí ọlọ́run bá kíláàsì wa mọ́ ọ̀rọ̀ ọmọ yẹn kàlí lému lówó lému ní kíní kan kọ̀ ọ̀ràn bí ọlọ́run bá kíláàsì máa náwó bára rẹ̀ bàbá tí wàá bára ní kíláàsì kan láàrin àwọn kíláàsì wọ̀nyí ẹ má jà á ẹ má jà á fàákùn ẹ má jà á sagidi ìjẹ́ni ọlọ́run ọ̀nà oríṣiríṣi kọ́lọ́dì ní máa ń gbé wá láyà Nábì Mùsá alayhi salatu wa salam mọ̀ kú lọ́dọ̀ Fáráò ń sá lọ ọwọ́ adélu mọ̀díyánà kò sì mọ̀ pé bẹ́ẹ̀ lòun lọ ń kàn lọ ní sáá ọlọ́run fọ̀nà màmí o torí kò débẹ̀ rí ìgbà tó wá débẹ̀ nì lọ́wọ́ rí àwọn ọmọge méjì ọlọ́run páàsì rẹ̀ ń bẹ̀ tọ́lá ọmọge ọ̀hún yáyì tó wá pè mí àti rẹ ni tani ọ̀rẹ́ ni ó yáyì tí ò ní súnmọ́ òkè ọba ìdí súnmọ́ òkè nígbà àdúrà sún sẹ́yìn nù wọ́n aránṣẹ́ ni èyí ń kọ́kàn gbogbo wa tá à ń bẹ lérí ìdánwò lọ́wọ́lọ́wọ́ wọ́n ní àṣàṣe kan ní àbí wọ́n ní àfà kankan tá a fi rí gbàdúrà ọlọ́run dákun tó bá kà ní ojú àṣẹ tí ọba kan wọ́n jẹ́ àṣẹ o láì nífà ọ̀rọ̀ ogun ànábì Musa páàsì mbẹ́ o ọwọ́ àjòkó sọ́dọ̀ àfa ànábì Suhaibu ànábì Suhaibu yìí Abdullahi kan lòun náà nínú àwọn àbájí làtàwí òun ló wá tírẹ́nì ànábì Musa ọkọ̀ ọlẹ́kọ̀ọ́ bá àti sin lọ́hùn bá àti sayé bá àti sàmánà nígbà tó kú òní tábí àtẹ̀yíhùn àwọn àbá àwọn ọmọ wọlé èyí láàfà kan so wọ́n lọ́ba ṣe wọ́n láàfà kan so ó sì sì wá bẹ́ẹ̀ ni ìyá láàfà tó pọ̀ ìwọ ló ṣe ládàbí tó fi ní dàárín wọn rú tó sì ní gbérí bú lọ́dọ̀ ẹnìkan kó fẹ́ nìkan gbá ẹnìkan ìgbà tí ó kú lọ́dọ̀ anabi musa anabi suhaibu ntọ́ bá jáde ń bẹ̀ ànàbú wàhán rìsálà lọ́ba jáde lọ́dọ̀ anabi suhaibu wọ́n sì gbọ́ palẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀ anabi adamu àwọn gbélé lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí jíṣẹ́. انكسوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس وعلى النار هدى أي يوم يدونا ìyẹn ní kí bá dé stage kan àdánwò ọ̀pọ̀ téèyàn sọ fún ìyàwó pé ẹ dákun jẹ́ adó orun gbóná mo fẹ́ ṣe àlọ́ àjọ mẹ́ta ọ̀gbọ́tà nẹ́bí musa sọ fún ìyàwó pé ó ń kùsù ẹ̀yin ọmọ mi ẹbí mi ẹ má dé àyín o ẹ dúró ní àyín ẹ má kọjá bí mo fẹ́ ṣe sáà ní pẹ̀lú ọlọ́run díẹ̀ ó ń kùsù ẹjẹ adarí ipa dúró omukusu ẹdáwàdà dúró omukusu àjọ tọwọ jẹun ẹdá dúró omukusu àsùn eribẹẹdì ẹdá dúró omukusu èé ká máa ṣe lọ gbùù yóò nígbà kan tó dáṣẹ́ dúró tó fi ṣiṣẹ́ kan ó dáhìn dúró ó fi ṣiṣẹ́ tọ̀hún ó ṣera ó ṣejú ó ṣenu ó ṣe abẹ́ ó ṣe etí omukusu gbogbo ẹ ti wà lábẹ́ omukusu èyí tá n bá bọ̀ yẹ já dá kọ̀ǹdíṣàn ló ká tún chéǹjì sísítẹ́ẹ̀mù míì ẹni anẹ́sítọ́nà ara mo fara pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ o. lálẹ́ àti. لكم منها بقبس láàrin ọdún kan ábìdí sálìkì mùrídí dáadáa lójú ọ̀nà kójú ọ̀nà tó bá wà ní gbogbo turku sofia ó yẹ kó o síra láàrin oṣù méjìlá ó kéré pátápátá oṣù mẹ́ta nú ẹ̀ oṣù mẹ́sàn-án yòókù kó fi ṣe fàájì pẹ̀lú ara ilé rẹ̀ oṣù mẹ́ta yìí ọ̀ ẹ̀ṣẹ́ á lò àlẹ́ kan gógì ni o ní ọ̀ wàá pín kélekèle lóṣù kọ̀ọ̀kan jọ́ mẹ́ta ó bá pín jọ́ mẹ́ta mẹ́ta nínú oṣù

ó fún wa sí kinní kan bẹ̀. lẹ́yìn àti kúnmi ni àbí kọ́ba sí. mi ń bá débẹ̀ bóyá mo lè rí ogún náà kan kọ́bàṣù lẹ́yìnlímì kọ́bàṣù nùbúwà kọ́bàṣù rìsálà kọ́bàṣù wìláyà ogún náà wòlíì ogún náà jẹ́ni ọlọ́run ogún náà jẹ́ anábì ọlọ́run ogún náà gbígbàdúrà áàrí lọ́ọ̀kan ẹ̀yìn ẹ̀dúró nìyí ẹ̀dúró yẹn ní pẹ́ nínú ilé rẹ àyè kan bẹ tóbìnrin ò ní débẹ̀ àyè kan bẹ tọmọ kéékèèké ò ní débẹ̀ àyè kan bẹ tí wọn náà bá débẹ̀ ọ paradà kó tó débẹ̀ àyè tó ti ń jẹ́ mí káàtù tó ti mọ̀ pàdé ọlọ́run. àwọn ajínigbé wà lẹ́nu ìhùdá. n bá débẹ̀ wọ́n mọ̀ bí tá a lọ torí pé ànábì musa kú lọ́dọ̀ sùwébù ni kò mọ̀ bí ti lọ gẹ́gẹ́ bí o ṣe mọ̀ bí ti lọ tó já sọ́dọ̀ ànábì sùwébù bẹ́ẹ̀ náà ni ọmọ bíi ti ń lọ ń wo kúrò lọ́dọ̀ anábì sọ fún kan ṣàdúrà fún wọn pé bẹ́ẹ̀ bá a ti ṣàdúrà fún yín wọ́n ṣe fáwọn anágbàtà jáde ìdádítọ̀ òyì tó pé mo lọ́wọ́ àpò ewu láti níṣì mo lówó yunifásitì kéwu láti ké tán yìí fún òun sáyè mi báyọ̀ lọ wíìrì di mọ gbà tán yìí àlífà wọn ti fún mi mùkádàmù ni ṣé wà ní máa lọ ọlọ́wọ́n lànà fún ọmọ bíi ti ń lọ ọmọ bíi ti ń lọ lọ́wọ́ sọ fún ìyàwó ẹ̀ pé ẹja ẹja ẹja ẹja síra díẹ̀ wọ́n dáwọ́ dà dúró wọ́n wọ́n dó oorun dúró wọ́n dó oúnjẹ dúró lábẹ́ tó ń kò sùn. ìgbà tó wá débi tọ́lọ́run fẹ́ fọ̀nà máa ń kọ́. wọ́lá máa àtàánú dìyàmí ṣáàtì ìwádìí àìmọ́ni fìlbùkátì mùbárakàtì mínà ìyájà. Allahu akbar ǹjẹ́ ǹjẹ́ wọ́n dá bùkátì mùbáraka kẹ́ nínú ilé rẹ̀ à ń ní bùkátì mùbáraka ní pé ẹ̀ẹ́rì yìí ẹ má ṣeré débẹ̀ yẹn ọmọ ọ̀tẹ̀tẹ̀ síbẹ̀ ó ṣe bọ́ bá dáyà rá ní kọ́ ẹ pé mìrẹ́tì náà ni ọ́tẹ́lẹ̀tì ni wọ́n tàbí kan sí kọ́lọ́fín tó ti máa pàdé ọba rẹ̀ àlèbókè àtólé wọ́n bá ara jà nígbà tí ọba wá sí ilẹ̀ ha ọmọ mọ́sálásí àdúgbò rẹ̀ wà mẹ́ẹ̀ lọ́sùnrún mẹ́ta mẹ́ẹ̀ ojúmọ́ náà lẹ́ẹ̀mọ́ nàpàpọ̀lẹ́ bẹ́ẹ̀dì ni mọ́sálásí ìjọ́ lọ́wọ́ ha ọmọ kó tó ha rẹ̀ mọ́ wàláì bẹ́ẹ̀ ọba ha rẹ̀ mọ́ láàrin ọdún kan oṣù méjìlá tọ́lọ́ bá ná ọgán ó lè jẹ́ police station ni ó lọ ha mọ́ nígbà tí wọn náà fọ́n lọ́n tó kọ́kọ́ yọra rẹ̀ fún ayọ̀sàkọ owó ayọ̀sàkọ ọjọ́ ayọ̀sàkọ wákàtí ayọ̀sàkọ aṣọ ayọ̀sàkọ gbogbo nǹkan ọlọ kó tó yọ yọkúyọ torí bá ọba yọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ fà yọ níbi tó dùn ọ. òun nìyẹn lọ́nà tá a pa rìn yìí o pẹ̀pẹ́ bí wọ́n ti rìn ni o tí ìbá ti pa fẹ́ẹ́ fìfẹ́ nù rìn. alẹ́bí musa wa kó ń bẹ̀rẹ̀ já gekuru gbogbo training tọ́gbà lọ́dọ̀ sọ̀rọ̀ yìí ọsá tẹ̀lé níwọ̀n tẹ̀lé orí nùbúwàhí orí rìsáàlì àti nùbúwàhí tọ́lọ̀ ní fẹ́ fún tẹ́lẹ̀ àmọ́ ìrìsáàlì ló máa ń lé mi mẹ́mẹ́ níwọ̀n lò lọ bá ọ wá tún bí ọlọ́run léèrè pé ìwọ ọlọ́run ṣé àwọn ẹrú rẹ bí sọ ẹbù yìí tún kú àbọ̀tán ọlọ́run à kí ni jẹ́ bọ́tán ọ̀tán o ọ̀tán o èyí ọlọ́run má fi hàn ní àwọn ẹni ọlọ́run ní tátá yé ìparí ọyá wa lọ Abdullahi asọ́bírù táàtà ìṣájára ọ̀nà kan tó nù tọ́lọ́ fi gbà sẹ́yìn ní Abdullahi wòlíì asọ́bírù ni ó ní sùúrù àmọ́ táàtà ìṣájára ni òun kó kò ní mo sí ó kò lóṣòdì ó kò lágége ọwọ́ agbọ́nà fọlọ́nà abẹ́kúta lọ ìwọ́n lọ rèé sí lọ́run náà gbó bí bàbá fọlọ́n sọ ti kọrí inú gbó nílọrin bí ẹ parí iṣẹ́ sínú ọlọ́ọ̀dá ọlọ́ọ̀tẹ̀ ọlọ́ọ̀tẹ̀ mi síbẹ̀ ìwọ́n lọ sí lọ́run lábẹ́ igi wọ́n ń jẹ èso ó lóun fẹ́ rí ìkúri mọ́ gbogbo ọmọ rẹ̀ wá ń kú ìyàwó wá ń kú nǹkan wá ń parẹ́ láti sọ pé Abdullahi Shakir tààtà ṣàjàrà ah, Abdullahi asọ́ọ̀bìr asọ́ọ̀bìr tààtà ṣàjàrà òun ṣe sùúrù níjọ́ mi èèyàn wọlé sínú wìláyà ọlọ́run bí sọ́bùrì torí ń tọ́ ọ̀fẹ́ ní ọmọ fi kàn ọ́ bó o ti wọlé alúwa ni ó tún fi mí kàn án bó o tún jáde alúwa yóò tún máa dánwò kàn án ó bá ti ṣe kíni kan yóò tún máa dánwò kàn án èyí ṣe sí wàhálà mọ̀ sọ̀rọ̀ irú ọ̀rẹ́ rẹ̀ sì le tó báyìí. sọ́bùrù ni ẹlòmí ò fi wọlé sọ́lọ̀ ọ̀la. àwọn àtúnkù abdullahi zakiru nígbà tí anabi musa tọ́jọ́dọ̀ eléyìí ìtàn ẹ̀fẹ́ pọ̀ o anabi musa wa kọ́ sùúrù lára ẹ̀ tí ò rí lára lára anabi sọ bàbá bò lọ ṣe dénú gbó òkú ìtàn bò ṣe dénú gbó fún àwọn ìyàwó yín kọ́ iye báyìí ni àwọn gbogbo wọn ti kú ọmọ yín kọ́ iye báyìí ni gbogbo wọn ti èyí tó lọ́nu ìyàwó ti lọ́ngbà tí gbogbo nǹkan ọ̀pọ̀ sínú mo ti lówó tẹ́lẹ̀ o ẹni tó bá lówó tí ò ní mọ́ kì í ṣe rí ibú ọlọ́run ní kọ́ mọ́ jùlù mọ́ wa lọ́wọ́ inú èèyàn kan nídùn ni eléyìí ń lọ bẹ́ẹ̀ ọmọ kan tó wá kù tí bàbá ní gbójúlé tí máa lọ anábì Mùsá wá júwe fún Mùsá pé lọ bá láàrin gbòòrò ẹjọ́ máa sọ̀rẹ́ nígbà anábì Mùsá ó débẹ̀ wọ́n lu ọmọ náà pa wọ́n á kìlọ̀ pa anábì Mùsá wà padà dé láti sọ fún bàbá bàbá níjọ́ ọ̀rọ̀ ọmọ tá a wí ọmọ bí ó ti wí ẹni ọmọ náà báyìí báyìí báyìí kí lọ́wọ́ àtẹ̀sẹ̀ ó ti kú bàbá ni mo dúpẹ́ lọ́dọ̀ lọ mo dúpẹ́ pé ntọ́ka mi láyà kí tó kù tí wọ́n fi ayé tí ìmọ̀ bí ó ti dà lẹ́yìn mi lọ́lọ́run ká ṣe sùúrù àmọ́ a máa ń sọ̀sọ́ kú sọ́ra yìí yìí máa bà ṣe jẹ́ ni àhásíbá náàsù. ayò tí a kò àyẹ̀kúlù àmàna wà ńlá yòmùtánà. ọ̀rọ̀ ní kò sẹ́ni tá a pè lẹ́ni tiwa tá a ní náwó ọ̀rọ̀ tí àdáwọ̀ ọgbà wa ní ọmọ yàtọ̀tọ̀ ó ti di ẹni méjì nísìnyí tá a nẹ́bí musa gba tìrẹ́ni lọ́dọ̀ yìí anabi musa gba tireni lọ́dọ̀ anabi suhaibu fil ulumi wal ma'arif ọkẹwu ọkẹ tíọrì orí pratica díẹ̀ díẹ̀ àmọ́ lọ́dọ̀ abdullahi asọbir tata sajara orí tireni kọmbẹ pratica kọmbẹ lórí pé àá ṣe sùúrù ní ọba tó fún ni a máa gbà lọ́wọ́ ẹni ìyá sì benjamin amadani lóhùn bàbá tá a sì bí ìyẹn bá dẹ́dọ̀ ẹ̀ sọ́ba bẹ lọ́wọ́ fún bí àwọn bàbá wa àgbàgbà tá a wí náà ni jọ́nà lọ́wọ́ dá wọn àbíjọ́ kejì níṣẹ́ ń fi kankan níṣẹ́ ń fi tí ọ̀tẹ lọ́rùn kan níṣẹ́ ń fi kàn kò sì bọ́hùn. ẹlẹ́kẹta abdullahi dhakir abdullahi dhakir tata alhajari ẹ̀rọ ọlọ́run kan tó ń bẹ láyé ànábì musa tata Hajari abẹ́ òkúta lòún lọ lé sí lọ́hùn gbàtí là ń fẹ́ràn ọlọ́run yìí ni nìfẹ́ bá gun òun lọ́ba ní òun ó kú olù ọlọ́run fẹ́ lọ sí òun ọ̀fẹ́ orí àpáta òun ò sì fẹ́ abẹ́ igi inú lẹ́lẹ̀ ní tọ́ba lè yọ̀dá fún kílẹ̀ ọ̀lànà òun ó kó sí ó sì bímọ ó sì ní gbogbo ó sì ta gbogbo ẹlẹ̀ ọmọ táwa ń sí tá à ń kú sí rí ìyàwó tá à ń kú sí rí ọkọ Abdullahi adakir tata alhajar. ọlọ́run àti owó ọbẹ̀ ó yà kó kọ̀ mi báyìí ó kó kọ̀ báyìí ilẹ̀ bá lanu ló bá kó sílẹ̀ ó wá sí lọ́run ó lé ní sàbáyé nà áhàmà ó lé ní hundred years káàdì nàbì Musa ó tó dé níwọ̀n nàbì Musa wá tún wá béèrè tó kó lọ́dọ̀ bàbá aládàáwò tán ó tún wá bẹ ọlọ́run pé ìwọ ọlọ́run ni táwọn ẹrú rẹ tún kù bí irú sòwébù bí irú bàbá yìí táàtún lè rẹ́kọ̀ọ́kọ́ àbẹ́mi náà ló kù lágbà ọlọ́run àgbà kí ni àgbẹ̀ kan ọ̀ tábàkùn ẹ̀ lágbà mọ́ dáwọn lóhùn ò àgbẹ̀ kan olóògbé adẹ́kùnrin lágbàá ilé káà náà àkàpẹ́ àwọn àgbàdé àbáde ẹlú ẹ̀tàn rẹ̀ ọmọ kékeré pẹlẹbẹ mi bẹ tí ó dé fìlà mẹ ohun tó ju alọ lọ́dọ̀ lọ ọjọ́ kí mọ́sán mọ̀ wá rẹ̀ ọlọ́ni lọ bí báyìí báyìí báyìí ó rí tó bá dé tí ọ̀nà ó rí ibìkan tó dáhùn kérékété báyìí pé ó kọ ẹ̀mí ọlọ́run tó bá débẹ̀ ilé ọ̀lànà owó rẹ̀ ọkàn díjọ́ kan ni ànábì Musa débẹ̀ ànábì Musa bá pé gbogbo ohun tí ilẹ̀ náà fi lu òkò ju erí kíní yìí lọ kó ti wá débẹ̀ lọ́ba fura pé ìjẹ̀bi tọ́lọ̀ ń júwe fún mi kọ́ yìí sùkúùkè ló ti ọ̀ lọ́nu sùkúùkè lónù kẹta nù nígbà tó débẹ̀ ó pe ọkọ̀ ọlọ́run ilẹ̀ lanu kọ́ wọlé nígbà tó débẹ̀ lọ́ bá irú ọlọ́run yìí ní sàdúrà ní dákọ̀ ọlọ́run mẹ́sàn-án mẹ́wàá níjọ́ta tí mo kọ́kọ́ lọ́dọ̀ bàbá wa ṣé Allahu akbar ó tó gbàtà ti débì yìí bàbá ranjú ó ranjú sóòrùn báyìí ní ọ̀fà ní gbogbo omi ń bọ́ lójú wọn ní kí ọlọ́run ní kí ọlọ́run ní kí ọlọ́run ó sì tan àtùpà mẹ́ẹ̀ẹ́dógún kalẹ̀ lọ́sàn gangan ilé àbàtùpà rí lọ́sàn àlè béèrè o àwọn tí ń lọ àtùpà ọ̀tọ̀ <laughs> òrùn làwọn ń lọ àwọn tí ń lọ ọ̀tọ̀ bàbá bẹ́ẹ̀ sí kí ọlọ́run wá sí obìnrin àlà Abdullahi Dhakir ìwà tó wá ṣe tán sàlámà alẹ́kùn tí bàbá sàlámà tó parí ìrúnmọ́ ìlọ́bá ní mọ́sá ọmọ ìmúráyàn ló lakọmọ lérí bàbá tọ̀hún náà ti lakọmọ lérí bí sọ ègbúrẹ́ ti lakọmọ lérí mu níwájú alẹ́kùn mọ́sá gbogbo yín ṣe jọra yí báyìí tẹ́ ẹ̀ mọ̀mí rí àti mọ̀kọ́ ń bọ̀ tí bàbá rẹ̀ tó bí ọ láti mọ̀kọ́ ń bọ̀ bàbá ń jòlẹ̀ ti dé èèyàn dákọ̀ ọdún ọdún náà pọ̀ kílẹ̀ wá ń jẹ kílẹ̀ mu ọba tí ń tọ́ni tí ń reni ní tọ́mi ní àìní reni ànábì Musa ṣe mọ̀ lábẹ́ àpáta ní fi ń sin lọ́wọ́ ẹ máa wá gbọ́ ẹ̀sùn gbọ́njọ́ tó lọ́wọ́ dẹ̀ wo kí ni wọ́n á rúwé sẹ́mi bàbá àwọn ọjọ́ kan pé mò ń tiẹ̀ ń sin lọ́wọ́ torí ọlọ́run mo fi kú olúgbòrò torí ọlọ́run mo fi bọ́nú àpáta torí ọlọ́run mo fi ṣe gbá torí ọlọ́run mo fi ṣàwo ọwọ́ á sùn lérí ìrànràn pé òun fẹ́ràn ọlọ́run òun ṣẹ̀tọ́ fọ́lọ́run wáyé dà kọ́ ọmọdé kìyàmù nínú àlá rẹ̀ ní o ọ̀yìnàdì lọ́hùn khalqa ọlọ́run abẹ́ sí gbogbo ẹ̀jẹ̀ gbogbo ẹ̀dá pé kú mọ́ ọwọ́ pa màláìkò tó ha sí mọ́hùn ẹ máa ṣe sírò ó sẹ́wọ̀n ẹgbẹ́ wọn sẹ́ni skẹ́lì wọ́n sí mọ́ amálẹ̀hùn gbogbo sẹ́wọ̀n ìyẹ́wò ẹgbẹ́ sórí skẹ́lì ọwọ́ jẹ́dẹ̀ làbdù amálẹ̀hùn kathiratan salihah wọ́n wá rí arákùnrin yìí pé gbogbo sẹ́ tó ṣe pátápátá ọ̀pọ̀ ó sì dáa ó sì dáa wọ́fítàkàrà ti nọ́ọ̀sù. ọkàn rẹ̀ bá di ni tó ṣe fà nígbà wa náà ti dẹ̀yìn àti dàgbà. àwọn ẹ̀kọ́ ọmọ làlìjẹ́ náà ọlọ́run á bí pé yá ábdì ìrẹ́rú mi mímọ yìí dèkìlú kàlìjẹ́nà. kí ló gbé wà ní jẹ́nà. àlìjẹ́nà tó ń lọ yìí kí ni kì í wọ́ o. kí ló gbé wà ní jẹ́nà. tó fẹ́ wọ̀ yìí. kí ló rò pé ní gbé wà ní jẹ́nà tó fẹ́ wọ̀ yìí. àwa ni àmàlẹ́ ibi àmàlẹ́ sọ̀lẹ̀ ha. ó ní pẹ̀lú àwọn iṣẹ́ mi tó dáa yìí. iṣẹ́ mi tó dáa ni ọlọ́run ni àmàlẹ́ kà sọ̀lẹ̀ ha. iṣẹ́ rẹ̀ tó dáa kẹ̀ níbo síbo ojú rẹ tó ń fi ríran ọwọ́ rẹ tó fi mú nǹkan ẹsẹ̀ rẹ tó fi rìn àlàáfíà tó fi ń sèmi ńjọ́ tó fi ń sèmi tó wúrú náà ìwọ ló ní hidayatuka wa hadiyuka minni mímọ̀nà tó ọmọ náà èmi mo fi ọmọ náà pé ọmọ ṣe é nígbà tó jẹ tó emu nígbà tó jẹ tó mu ṣe bó sì kú ta ní ọmọ kú sùjúdù rẹ tó sùjádà kan rin tó ọpẹ́ lẹ́yìn ìwọ tí ń jọ lójú àti rùkú rẹ tó ọpẹ́ mẹ́kan rin tí ń jọ lójú tó wá tó ìkẹ́ tí mo ṣe tí mo fẹ́ràn rẹ tí mo jí o ṣe ẹni tí ń kírun ta ló yán máa kí ẹni tí ń gbà ta ló yán máa gbà á dúpẹ́ kó já sí i á tún wá pé dákun gbà á tó bá jẹ́ bẹ́ẹ̀ ní mọ̀lẹ́kà ẹ kó gbogbo iṣẹ́ rẹ̀ tó lóun ṣe tọ́jú lójú ẹ gbé sórí ẹ wá mẹ́yìn ju rẹ̀ kan àtẹ̀tí rẹ̀ kan àtọ́pá rẹ̀ kan ẹgbẹ́ sí skéèlì ẹgbẹ́ kejì èyí tó bá wọ̀n ju ra wọn lọ ǹjẹ́ iṣẹ́ tó ṣe fún mi ǹjọ́ ká ọpẹ́ tí mo ṣe fún un tó bá já sí pé àwọn orin ọlọ́run pọ̀ ju iṣẹ́ tó ṣe fọ́lọ́run lọ ọlọ́run ni láti sí lọ ẹ lọ rí jù náà ó ní wọ́n á gbé wọn lọ mi náà òun náà lọ́lá lálẹ́ sọ́fà náà mi mú níjọ́ tí mo jọra mi lójú tí mo tí mo rò pé mo ṣiṣẹ́ rẹ bí wọ́n ti ń káwẹ̀ kí tó tún àwẹ̀ tí etí sọ́wọ́ kò ti gbà tó tún ha fáwọn olówó àdúgbò rẹ pé bàbá alágbájá àgbà àwẹ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan fún yín. kọ́lá yàtí tá a ṣe alukurani tá a ṣe méjìlá nísìnyí ẹ̀yin lẹni méje ńbẹ̀. o tún gbé fún yàrá ta kan o tún gbé fún yonúrú kan o gbé fún mínísítà kan o gbé fún gọ́ọ̀nù kí ló wá fílẹ̀ fún ara ọ̀la rẹ tẹ́ tí ìkú kí ló sì fílẹ̀ fọ́mọ rẹ kí ló fílẹ̀ fálkìá nítorí iṣẹ́ yìí díẹ̀ àwọn àzákìrù náà tá a máa fa ń dá kọ́ lọ́wọ́ á dá kọ́ lọ́wọ́ àbá sọ̀rọ̀ ajé àti sẹ́wù náà ní wíwọ̀ tí mo ká dàbẹ̀ tó gbogbo àyè náà òun nù ó yẹ wọ mọ́sá jòkó o jòkó jẹ́ mọ́rò pé o ṣe kankan wíwọ̀ ìdánlọ́gbà rẹ̀ lọ́wọ́ sòwébù ọ̀gá sòwébù anábì sòwébù àbí ti mẹ́mọ́dì wọ́n mọ̀ án ibi yẹ báyìí ló lò ń bẹ̀ ó sì kú omi ọ̀lọ́ sọ́dọ̀ ọ̀rẹ́ wa ti ń bẹ lábẹ́ igi ó sì tún kú omi ọwọ́ ara rẹ̀ lọ́mọ ara rẹ̀ lórí ọmọ òrògbò sì kan rí ni ẹ̀kọ́ tí Musa tó kókó ń bẹ̀ nù nígbà tí mo wá bẹ̀ sí bẹ́lọ́ ní pé á ah, bí wàá fún mi ká rọ́bì بعفوك يا ربي برضاك يا ربي ورضاك وعفوك أكثر من سخطك وغضبك يا رب العالمين dákun dákun iná ni n wo mo fẹ́ débẹ̀ tán dákun dákun ìkẹ́ rẹ̀ ni ṣé sùúrù ọlọ́run ọlọ́run wa ni ẹ dá padà ń bá tají padà láàárọ̀ ọjọ́ kejì ló ń tó mọ̀ pé a ah! ọ̀rọ̀ ọlọ́run gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ṣeé bá sọ̀ rẹ̀ kò sì ṣeé bá sọ̀ tá ẹ̀ gbọ́dọ̀ máa kò ṣeé bá sọ̀ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ lé tí ó dùnmọ́ ni ó fi tẹ́ ọ lọ́rùn kò sì ṣe bá sọ̀tà pé abẹ̀rẹ̀ èmi pẹ̀lú rẹ̀ bẹ̀rẹ̀ ìjànú tá lọ́ba jẹ́ <laughs> àfi kó ṣe wá pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ẹ máa wò rẹ̀ káàrí ìgbẹ́ wọ̀. àwọn àgbàlagbà ẹni ọlọ́run àwọn náà mà sí rí ọlọ́run alimayasa ni kí ni mo ti pè é alẹ́dí yẹ́fọ́ alumayasa alimayasa ní ma ṣe bó ti fẹ́ gbáànábì musa ṣe kú lọ́dọ̀ abdullahi sọ abẹ́kir tààtà alhajar ọkọ̀ abdullahi al'abir alalbahar abdullahi al'abir alalbahar ẹ̀rọ ọlọ́run ti ń tún máa rìn lérí omi lòun máa rìn òun alayhi salam ànábì hederu nù èyí ò ní mẹ́nu suratul káàbì tá a pariwo ẹ̀ síta kí ni ànábì musa lọ kí lọ́dọ̀ hadaru àṣírí àti àṣírí lọ́rọ̀ kéńbẹ̀ àlàábẹ̀rẹ̀ àyìn alákìyèsí tó bá wo nǹkan ojú sùnù kù ní fi wo nǹkan èyí táwọn ọmọ rí tòsí wọ́n ti tún rí ti ń bẹ lẹ́yìn tòsí tí ó ṣẹlẹ̀ lọ́la kóhun owó yẹn báyìí kí n tọ̀ wọ́n máa lókè máa pé séèwù wọ́n sì máa pé séèkì ènìyàn ṣe séèwù níbi ọgbọ́ sí tí fi dàbá ń ta òun ò rí musa tó lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ tába ti dénú sọ́wọ́tò káàdì gbogbo aláti máa ń tó ṣẹlẹ̀ láàrin anábì hadaru àti adúrú ẹ̀kọ́ tó ti kọ́ ní secondary ní primary lọ́dọ̀ anábì sọ́yẹ́bù tó tún kọ́ ní secondary lọ́dọ̀ abdullahi asọ́bìrù tata sajara àti tó tún lọ kọ́ ní university diploma ní ọ̀dọ̀ Abdullahi Zakir látàlí Hajar kò tí tó wọ́n á tó lọ kúrò dìpátímẹ́ǹtì mi ọwọ́ agbè lọ sọ́dọ̀ Abdullahi Abir alalibahari èyí tí máa rìn lérí omi láì lo ọkọ̀ tani rí anabi hadaru mu òun sì ni sídìl abrar ọba àwọn wòlíì ni wòlíì tí ọba wáyé àwọn ní ó kúrò fún ẹ̀ jáde gbogbo àwọn tá a wí wọ́n mọ̀ sí pàápàá anabi hadaru nádàrú bá kúkú wá sọ́dọ̀ ọmọ kéwú yẹn yẹn kílókè kílókè kílókè kì í kágbọ́ náà ló kéèké kúkè báyìí. ayé màmá kò bí mí ní kankan o tó àárẹ̀ ọ̀balẹ̀ ló ń ọmọ abéèrè kàkàtà yìí gbogbo ọmọ jámi àmọ́ abéèrè bẹ́kúbè gbogbo ọmọ tòjí nígbà tí ń bẹ ní ìdádí àti ìdáyé yóò farabalẹ̀ àmọ́ tó ti dé ìdarí tó ti parí ìdarí tó dé tó ń lọ jámíà nǹkan kí nǹkan ní ọmọ béèrè ọwọ́ sì ni wọ́n sì ná àgbọn la ìbéèrè kan bẹ̀ tó bá béèrè kankan lọ́wọ́ mi yóò yí ọ lọ́wọ́ èyí tẹ́ fi mọ̀ bẹ́ẹ̀ sáà rẹ́ musa balẹ̀ kọ́ balẹ̀ àgbà tó bá béèrè débi pé tó o bá tún bí mí lómi àgbà fìrà kù bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ ìnàgà. sàwọn èmi ló yẹ kò yé wọ àwọn akẹta kẹnu ni èyí ń ní ọ̀dọ̀ ànábì wa fada ọtún wa kọ abdullahi ẹlẹ́ẹ̀ka àrùngọ́n abdullahi alhajir ilmahajar ẹsẹ̀ almuhajir ilmahajari almuhajir lòun kò gbébì ìlíyásùnù ẹ̀gbọ́ ànábì ìlíyásù nù òun àtànábì hadaru wọ́n pẹ́ láyé wọn ìnú òní kú bọ̀rọ̀bọ̀rọ̀ bí sètáni ó ṣe pẹ́ láyé tó ọmọ kéré ibú báyàn bẹ́ẹ̀ náà ni ìlíyásù àti hadaru wọ́n pẹ́ láyé tó ọmọ kéré ire báyàn kọ́lọ́mọ́sà gbé agbọ̀dọ̀ àwọn méjèèjì nì ìlíyásù alayhi salatu wassalam alimuhajiru ni kéèké nìkan ẹlẹ́kan bàdàn ẹlẹ́kan lọ́yọ̀ọ́ ẹlẹ́kan ìmọ̀ pàfọ́ọ̀mù káàkiri ó lè wá bí arúgbó lè wá bí sàmọ́lé ó lè wá bí omi dán àdárù náà máa ń ṣe bẹ́ẹ̀ o àmọ́ àdárù ń lo eré omi àti gbòòrò ìlíyàsù ń lo inúgbó àti inú pápá tí ẹ bá lọ ṣiṣẹ́ kan tó sa ó kọ́ lọ́n kan níbi kan inúgbó kan òun ní ọ̀yọ́ sínú wa rẹ̀ ní ọ̀hà táàmà wìláyà rẹ̀ ó stampu wìláyà olúwa rẹ̀ bẹ́ẹ̀ tí odò lọ́ba lọ ní nínú ilé lọ́ba lọ ní ànẹ́bẹ̀ àdárù ọ̀yọ́ sí ọ yóò stampu rẹ̀ àwọn ọlọ́run fi síbẹ̀ ẹ dákun èèyàn làwọn náà bá ọ̀nà ànábì hadaru ìsàdúrà ilẹ̀ ilẹ̀ ni níbi tádùá pọ̀ nílẹ̀ bá sẹ́kókó lọ́ba di green hadaru ó kọ́ rẹ̀ baliya bùnú malakai baliya bùnú malakai ah. àdúrà ní ṣe báwọn àbá mi ti máa ṣàdúrà tádùá hàn lójú wọn yìí lọ́lọ́mọ afọ àlùbáríkà sí nílẹ̀ ibi tó jòkó lọ́ba sẹ́kókó ní kókó náà bá green hadaru ní green ní jẹ́ hadaru wọ́n máa pè ní hadaru alayhi salam ó sì sọ ọmọ kí ó lọ́dọ̀ zulkọ̀rìnẹ́yìn àtọwọ́ àti ìlíyàzù wọn ò jàǹbá àfa àwọn zulkọ̀rìnẹ́yìn lọ sàdúrà fún wọn wọ́n ṣe kídímá lọ́wọ́ ni ẹ wá àṣírí báyìí báyìí lọ ọlọ́run ti sọ fún zulkọ̀rìnẹ́yìn pé àsìkò rẹ ń súnmọ́ àwọn òwò ní ọ̀sẹ̀yìn rẹ tí ó sàlífà lẹ́yìn rẹ ọwọ́ aká ọmọ kí wu amòlídìí rẹ jọ á tura fún ẹ̀yẹ gbọ̀nà musin yá bàbá yìí lọ ẹ̀yẹ ẹ̀pọ̀nà ìlú ìtijẹ́ bàríkà ní àyín lọ ẹ̀yẹ ẹ̀pọ̀nà agége lọ ẹ̀yẹ ẹ̀pọ̀nà kéyìnfọ̀ lọ à ń wá kankan báyìí báyìí omi báyìí máwùl àyìn ní jẹ́ àbí máwùl hayati bẹ́ẹ̀ bá rí ẹgbẹ́dọ̀ tọ́wò ẹgbẹ́ á fún mi ọ̀ràn káàkiri bá ti lọ́mù ká dámù kọ̀ọ̀kan nígbà gbogbo wọn lọ àwọn kan dọ́nà wọ́n ń sùn bá ti pín sẹ́fà àwọn kan tí ó sùn tí ò ní ṣe é tí bá ẹlẹ́ha rẹ̀ ṣeré yóò wá dọ́dọ̀ sí ogun ah mo parí ẹ̀kọ́ dàbò tún lé sí kò sí kankan bàbá kò sí kankan. hadaru wa múra síṣẹ́ àti ìlẹ́yà wọn wá ń wá hadaru lọ́lọ́run wá ní ọkọ́kọ́ rí omi nì lọ́wọ́ apàdà wa sọ fún ọ̀gá pé ó dàbí pé mo rí omi náà fa tí ń jẹ́ Zulqarnain lọ́wọ́ ní mo ló ti rí báyìí báyìí báyìí bó lómi náà rí wa nìṣó mẹ́ẹ̀ wọ́n àti òní ìwọ́lọ́lọ́mbùn Allahu akbar ìwọ́lẹ́ni náà ìwọ́lẹ́ni náà ìwọ́lá fún ẹni bá mú bẹ̀rẹ̀ sọ̀rọ̀ bàrùkà ọ̀tọ̀ wà wọ́lọ́lọ́wọ́ ọ̀tọ̀ owó àti pa máa ń fún wọn wá ni tó wọ́n ti tẹ̀lé ìwọ́lọ́lọ́ yóò dá fún Mu tó mú ni òkú má dì sí òun. bisimilahi fatahana liba wasalina ma'ala ahaba wàdà. وقعت بيننا العكوى شعبنا بجسم الله بسم الله وكان الباب وصلينا مع الأبد ودار بيننا العكوى شعبنا بجسم الله. ègídé kékeré kan ní ọmọ ní kọ́ọ̀pù yìí tó o bá tọ́ ọmú tí nǹkan kan bá kán sí ọlọ́kàn lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run allah ọ̀dà láàyè nu bibisimilá fatahana lẹ́fà. ó sì lẹ́kọ̀ọ́ fún ọkọ̀ ọmọ rí sí. ó kọ́ lóun láàfi wọlé kìí ṣe gèdèlé e wọlé lọ́dún gèdèlé oko e, ọlọ́run ni ẹgbàá mútùbà tó dáa mútùbà tó dáa wọn làsámì tó dáa. wàṣọ lẹ́nà máa. kírun kírun kírun kọ́ pọ̀ kírun kọ́ pọ̀ kírun pọ́pọ̀ ìrún là nẹ́bí kí èwo lẹ kẹ́kẹ́kẹ́ èwo la wò ká wò kírun pọ́pọ̀. ewu bàbá ewu bàbá ewu bí kírun bá wọn dé. sọlẹ́yìn náà máa làbà ṣẹ̀ṣẹ́wù ti ń kọrin yìí Zainuddin Abul Wafa nígbà tó wà ní Hadra ọba sẹ́dìbì kan ní kásàfíìsì fún un lọ́ba ní a bisimilayi matahil ba bisimilayi mo fi wọlé wọ́n náà máa làbà àjọ tẹnifílà wàdárati bẹ́yìn nínú ẹ̀yà kọ́ wa wọ́n wá pín kọ́ọ̀bù kárí wa báyìí ní wọ́n ti sáàbù wa ní nǹkan báyìí omi ìyè ní bẹ́ẹ̀ omi ìyè omi ìyè. ṣẹ́rìbùnà ṣẹ́rìbùnà à ń sẹ̀ mọ́ báyìí bí bísímìlà ó ṣe jí sáyé tí tí tí tí tí mọ̀lẹ́ tán sí gbá yàrá níṣẹ́ bá dé. bísímìlà ìfàtàhà náà rí bá. wàá sọ ilé máa pé ìwọ̀dà ti bẹ́ẹ̀ nànà lẹ́yìn. omi tó wí ipò tí ì ta gbogbo gbèsè ayé wa náà kó fún ẹni kálukú wọn náà kó wa náà rí mi kálẹ̀ máa yè. káwa náà lè dàbò káwọn ẹni ọlọ́run tí wọ́n kírun fọ́lọ́ tí wọ́n dárúkọ náà tí wọ́n gbàwẹ̀ fọ́lọ́. wọ́dà rẹ̀ ti bẹ́ẹ̀ nànà. àwọn èèyàn nínú èèyàn ẹ ràn wá lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run. àwọn nàná fi là á àwọn òsì parẹ́ kí ló dáa náà dún bẹ̀ ọlọ́wọ́ sá yọ̀dá bẹ́ẹ̀ fún wa ọwọ́lé ń bẹ̀ sọ Abdullahi bí i ànábì hadaru ti Ìlíyàsù náà bẹ́ẹ̀ náà ni òun náà sí lọ́hùn ní èèyàn ní ọlọ́wọ́ alẹ́ ìní kú mọ́ ẹ̀mí yéjì omi èyàn kí èjé yìí ó kú mọ́ lọ́mọ́ tàbí tàbí múmi ní lọ́rẹ̀ báwo láti ẹ̀ àbáwá Suleiman àbáwá adéolóko gbogbo ọ̀tàwọn bí ọlọ́mọ́sà fún wa lómi ìyè ọlọ́run omi ìyè ọlọ́run bó bá ti mú owó dé wàláyé owó dé wọ́n bá ti mú ọmú lójú ran ni o ọmú lójú ayé ni o wọ́n bá ti pé ọ̀sìn sàgbákò orú àwọn bàbá dára ẹ̀ náà tún tọ́sí ọlẹ́gbẹ́ mọ́ lọ wọ́n lọ ń tọ́ bá ṣe láyé máa ṣe gbogbo ẹ̀ lọ àwọn ọmọ kí kí ni ń lò kí ni ń lò kí ni sí kí ni àmọ́ kí ni ń lò pé nǹkan mi nìyá rẹ̀ ọlọ́run bèbè bismillahil fataha. wa sallayna máa lè àbá wàdàrà ti bẹ́ẹ̀ náà. ṣe òun ní ọmọ ṣe ra rẹ̀ nígbà tí ìbá ṣe wọ́n lọ́mọ ṣe ọmọ bíi ṣe wá nínú olè yọ àkọ́ agbárí kiri ní olóko ní olójo nǹkan dà ojú rẹ̀ ó dúdú ọwọ́ rẹ̀ ó dúdú ọba sì jẹ títí tí ọ̀rọ̀ jẹ̀mí kò ní bọ́ nínú mu ó sùn onírúurú sùn àmọ́ lọ́mọ sàṣàánú ọlọ́run sí agbẹ̀lẹ́gbẹ̀lẹ́ mọ́lódé ọdún rẹ̀ lọ́mọ jọjá sí ma fún wa ọlá sayyidil wujud alamusuhu ọlọ́run sayyidina muhammadu sallallahu alaihi wa sallam ọlọ́run wọlé apá yìí wọ́n náà lọ sàánú wọn àwọn kan sí ra wọn bẹ́ẹ̀ ó wù ọ lọ fún wọn ṣàpẹẹrẹ pé ọ̀nà rèé o wá fà wọn náà gbogbo adájọ́ kó ìfi wá sí àpẹẹrẹ rere fáwọn tó kù lẹ́yìn gba haramu lẹ́nu wa gba fìtínà lára wa wá dàfẹ́ rẹ̀ sí wa lọ́kàn bí a lè fẹ́ ti wọ́n lọ́kọ́ fẹ́ ti wa náà wọ́n sọ yé dèrò ojú òdìmọ̀ lánàá Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ndà fún gbàdúrà wa bó ti gbà fún sẹ́yìn. ti gbà fún ádámà tó ṣe gbà fún náà. ọ̀nàkùn gbàdúrà wa bó ti gbà fún sẹ́lá. bó ti gbà fún wáìmà tó ṣe gbà fún sùmáìlá. ọlọ́ọ̀nàkùn gbàdúrà wa bó ti gbà fún sẹ́lá. bó ti gbà fún yóò sùn fún tó ṣe fún. اللهم بارك في عبدك عبد المؤمن والأحمد وبارك في أهله وأسرته وجماعته وآف اللهم زوجته وشفها أنت خير من شفاها واشفى عنا عنها وعنا كل المصائب برحمتك يا رب العالمين بسر الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اهدنا صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم اغفر لنا ولهم وزواهم